الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته لا عليتي أسين شلونا نلوغي رو آه، مولد النبوي لوغي بي أشجي أدادالي ننو إسيالان وبا سبحانه وتعالى èyí tí kò yẹ kí mùsùlùmí kí ó ti orí ara rẹ̀ bọ̀. wọ́n ni pé ibi ọ̀rẹ́ tí afẹ́kà fún ara lé ni òun náà ni ọ̀rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyata rahimahullahu ta'ala tí wọ́n ni wa kadhalika ma yahduthu ba'du an-nas aw ma yuhdithuhu ba'du an-nas imma mudahatan lin-nasara fi miladi Isa alayhi salam وإما محبة للنبي صلى الله عليه وسلم وتعظيما wọ́n ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wọ́n ti ń bá ọ̀rọ̀ tó pọ̀ wọ́n ti ń bá lọ wọ́n ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nǹkan tí àwọn apá kan nínú àwọn èèyàn tí wọ́n dálẹ̀ nǹkan tí àwọn kan tí wọ́n dálẹ̀ ìmọ̀ kó jẹ́ wípé wọ́n fi ń kọ́ṣẹ́ àwọn kírísítíẹ̀nì so ìmọ̀ kó jẹ́ kí ó ìmá ṣe Christmas ni wa imma mahabbatan lè nabi sallallahu alaihi wasallam àbíkọ́ jẹ́ rí pé wọ́n fi wọ́n kílèmù yí pé àtàrà ìfẹ́ ànábì làwọn fi ń ṣe sallallahu alaihi wasallam min ittikhadi mawlidi nabi sallallahu alaihi wasallam tó nínú ṣò ìbàbàrà àti ìfnífẹ́ àbí ìmọ̀ kọ́ sí àwọn kírísítẹ́nì tí wọ́n ṣe náà ni a ní àwọn ma ṣe ihtifal a ma ṣe ayẹyẹ ọjọ́ bí annabi sallallahu alaihi wasallam fa inna hadha lam yaf'alu as-salaf ẹwọ kata kasa wọ́n ni ṣe rílì tẹ́wọ yíò ẹni kankan nínú àwọn ẹni rí síwájú tán ní kama kò sí ẹni kankan nínú wọn wọ̀làwò kánà hádà khayran mahdon tó bá jẹ́ pé kìíní yìí dáadáa kan ní a awó rajihan tó bá jẹ́ dáadáa kan tó píọ̀ ní àbí dáadáa tó tẹ́sùn wọn ní làkánà sálàfù radiyallahu anhum ahaqqa bihi minna àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ síwájú yẹn àwọn ni wọ́n lẹ́tọ̀ sí ó wá fẹ́ wọ mikot ó wá ń bèèrè lọ́wọ́ imam maliki bí ibo lànẹ́bì ti ma ń wọ ó wá imam maliki wá sọ bí ti ma ń wọ fún pẹ̀ àti bí ló ti wọ ló fi bẹ̀rẹ̀ nǹkan tí ó ẹkó ṣe ó wá sallallahu alaihi wasallam imam malik sọ pé mo rí pé ìyà ọlọ́wọ́ bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa sọ̀kalẹ̀ yọ lórí láti sánmà kí ló fẹ́ fà ìyà níbi kí n lékún níbi ìbádà ìmá mẹ́lìkì wọn sọ fún pé sọ mọ̀ pé aburú ló fẹ́ tó kó orù bóyá o lè ṣe jọ́sìn kan tánàbí o mọ̀ sí àgbákò ló fẹ́ tó báyẹ̀ kó rùn pé ah ìsìláàmù e, tánàbí mọ́ wáyé ìmí tún mọ̀ sí jùlọ kí ní kan wà tó ń wò ṣe ìmí ó ṣe ń tèmi because ẹ̀yìn ní Ibn Mas'ud radiyallahu anhu gbà tó ráwẹ̀ nìkan tán jùkú sí mọ́sálásí tí wọ́n ń ṣe òǹkà tí wọ́n ń ṣe ìdíkìrù jama'i ó ní pé mo rí intense yìí àìdà kó jẹ́ kí ẹ mọ̀nà jù annabi lọ ní o àbí ẹ̀yin sílẹ̀kùn aburúlẹ̀ fún ara yín ayin tó kítẹ̀ bá mọ̀nà jù annabi lọ ní kí ní annabi ò ti ṣe rùn kẹtẹ́ ìṣe yìí ok tàbà tí wà rẹ̀ gbà wá kẹkàn tó wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam àwọn ni so irú nǹkan báyìí kọ́ so àwọn tó ma ń pàrò níbi malikiya níwá mazhabu imam maliki lántẹ̀lé ẹnikan sí fún alibi mazhabu imam maliki bí tó wà níbẹ̀ ikọ̀ imam malik rahimahullahu ta'ala kana yahtafilu bil maulidi nabawi o ma ṣe maulidi ẹmọ wọn ta fẹ́ ma ṣe maulidi o tó fẹ́ ma justify rẹ̀ wọn a múrùjú kan wọn wà ní pé hey anabi o ma ń so o n fi style ṣe ayẹyẹ eh, birthday náà ni ah èwo ni àwọn ìrun kan pọ̀ ṣé ẹ̀rí ìrun tó ń kí ṣé bó ṣe mú ni ẹ as-salah tán kí ẹran lẹ́ẹ̀mà rí lójúmọ́ táṣì Allahu akbar táka suratul Fatiha ṣé bó ṣe lọ ayàpọ̀ tó fi mú ni ẹni a rí ayà tó wá straight pé ya ayyuha alladhina amanu aqimu salata wa atu zaka ẹ̀sìn ló máa àbí a rí hadith tó wá lórí pé bó báyìí lẹ́ṣe kírun báyìí lẹ́ṣe yọ zakawu

ismu yí pé ismu makani ni pé ah, maulidu annabi ni o ààyè ibi tàti bí annabi ni ń bí ààyè ibi tàti bí ni a mọ́ pé tó wá ní ṣe pẹ̀lú ayẹyẹ táà mọ́ ṣe ní 14th of Rabiul Awwal tààlù yóò tún ṣe lọ oṣù kẹ oṣù mẹ́fà lẹ́yìn Rabiul Awwal wọ́n ṣe maulidi lọ ni àdẹ̀tì sàlàyé tẹ́lẹ̀ náà ìpé in tí gbogbo wọn fi gbà á tí gbogbo wọn fi ló fi pé wòye tó ṣe pé wòye rówó jẹ ń bẹ̀ sẹ́ǹsẹ́ ni ètí kò sówó ń bẹ̀ wọ́n náà fẹ́ kò sówó ń bẹ̀ eléyìí anẹ́bí eh, òṣe anẹ́bí òṣe mú eléyìí sánẹ́bí sílé àmúkálùkù rí tọ́rọ kọ́bẹ̀ ọmú ń bẹ̀ owó tẹ́lò mi ò rí pa ah, ó ti fi sun business gan pé business lè fi ṣe lélẹ̀ ẹwà ní kó túnmọ̀ ṣe mọ́lìdì mọ́ pé bídíà ni ẹni kó túnmọ̀ sàṣà láti sunday mọ́ bidia tún lẹ́yìn ah yóò níbo ní kó ti rí nǹkan jẹun ṣe ẹ̀sìn ọlọ́run ọba àti ìmọ̀nà àwọn èèyàn òun láfẹ́ ma fi jẹun ni so kí ní nǹkan wallahi anybody inú àwọn ènìyàn síwájú sí fa innahum kanu ashadda mahabbatan lin nabi sallallahu alaihi wasallam wa ta'dhiman lahu ẹ wá wọn kawo àwọn sahaba ilé ni tí wọ́n bá lò nífẹ́ ànábì ni àwọn sahabi ànábì nífẹ́ ànábì jù wọ́lọ́ àní umar bin eh, abubakar siddiq radiyallahu ìgbàmí abubakar gbàwájú ìgbàmí yóò tó bọ́ sẹ́yìn tó ń tí kí abọ́kàrí mọ̀ pé normally lára eh, ìgbọ́n pán àwọn annabi eh, ọlọ́ọ̀balé àti àwọn tọba jáwọn ẹni rẹ̀ ni wípé àbáwọn tọba jù yàn lọ ni wípé èyàn kí ń dó síwájú wọn tí ẹ bá rìn èyàn ma ń wà lẹ́gbẹ̀ẹ́ wọn àbí kí ẹ ra wà lẹ́yìn wọn nínú àwọn ẹ̀kọ́ tí ma fi bá àwọn kan tó ṣe pé yóò dẹ́rùgbà yí tẹbà rí báwọn sàhábí ànẹ́bí wọ́n ṣe nífẹ́ ànẹ́bí tó débi pé àwọn ilé ìbèrè àtànàbà ní pé ẹsẹ̀ ìkàbà wọ́n mẹ́rin pé ànẹ́bí kí ní dí à wọ́n ṣe lọ straight tí wọ́n ní ẹ̀ bóòlù wọ́n kó anta kadhabun kadhabun kadhab òpùrọ́ ni ọ́ àwọn ilé ìdẹ̀ tó wá ní ń kọ́ àwọn sàhábí ànẹ́bí ni ah ó lágbára lẹ́mí subhanallah wọ́n gbá bàrà ànẹ́bí gan wọ̀hún alàlùkhairi ahras àwọn sàábí ànẹ́bì ni wọ́n lójú kòkòrò dáadáa jù wá lọ wà inna ma kana mahabbatuhu wa ta'limuhu fi mutaba'atihi wa ta'atihi ibn taymiyyah àwọn sàlẹ̀kẹ́ tó bá lo nífẹ́ ànẹ́bì o kèsì mọ́lúdí o ìfẹ́ ànẹ́bì sallallahu alaihi wasallam níbi ìmọ̀ òbé ó wà mọ́ òbé kílà nẹ́bì ni a ṣe ń bí ilé ni a bí eh ní tẹ́mi ọmọ sínú ó mọ̀ òbèèrè in tán pè nífẹ́ ànẹ́bì ni sallallahu alaihi wasallam ló fi pé wọ́n tán nífẹ́ àwọn olórin footballers alóbi tó bá nífẹ́ club kan bí Chelsea ni gbogbo nǹkan tí mọ̀ sí yóò mọ̀ sí ní àkọ́dá sórí bí ẹbẹ́ sí ní gbogbo nulẹ̀ eh blues blues gbogbo nulẹ̀ ah o mọ̀ kí Chelsea o ti gbogbo nulẹ̀ ẹlẹ́bìnrin nípa ah, gunners ni mí o Asna gbogbo lè rẹ̀ kódà sọ tí ó mọ̀ wọ̀ gan bí ó ṣe mọ́ ṣe ní ẹ ẹlẹ́bìnrin tó bá dẹ̀ nífẹ́ àwọn olórin kan bí ó ṣe aṣọ tí ó mọ̀ wọ̀ nífẹ́ ẹlẹ́rẹ́ lómi short níkà báyìí tó yẹ kí ẹmọ wọ̀ kí ẹmọ wọ̀ sábẹ́ kí ẹmọ wọ̀ sọ gidi lé lórí òun challenge ni ẹ kí nìdí ó ti rí kan nínú àwọn olórin tó fẹ́ràn tó wọ̀ Ah, tó ẹ́ eh, ìfẹ́ rẹ̀ lágbára débi pé kò kọ́ táwọn yóò sọ́npa ń pẹ́ àfá bọ́ksà ló wọ́ káàkiri yìí ah, kò kò kí ẹ̀ ẹ sọ́npa mi ẹ̀yẹ tí mo sáà ti nífẹ́ yíó ìmọ̀ bí i bó sí ìṣẹ̀lẹ̀ mínú sí máa ṣe gbà kan àgbéyàwó ìtẹ̀ tó ti sí mẹ́ni wọ́tabọ́tù báyìí táwọn ọmọ kéèkéé fi ń gbé mi lọ skúù ọ̀nà tó mú káàkiri ó tún wọ́tabọ́tù wèrè wọ́n ti ró lórin kan tó ti mú wọ́tabọ́tù dá nínú so tí ẹ bá nífẹ̀ẹ́ yẹn lóòtọ́ o mọ́ easy fún yẹn láti tẹ̀lé ẹni ẹ èyàn ní kí ẹ nípa polarization tí ó ṣẹlẹ̀ láwùjọ kò tí ìbáyà bí nǹkan tí ó ṣẹlẹ̀ láwùjọ káwọn yóò takoyàn ó ní kí ẹ̀ bọ̀ ìfẹ́ ni ẹni ó sáà ti bó ẹ̀mí rẹ̀ mẹ́lẹ̀ tí ó ta bá nífẹ̀ẹ́ annabi ni amrihi wa ihyahu sunnatihi ibn taymiya ló ń close to 800 years ago ní ibn taymiya nítorí mímọ̀ sọ pé kíní kan àwọn ọmọ kanákàdé ní ìsẹta ní mọ́lídì ò dámú ùn hmm. láti ìgbà tó ti bẹ̀rẹ̀ náà àfáà ti bẹ̀rẹ̀ sí ní mọ́ kọndẹ́mẹ̀ká nítorí lè yóò sínú ẹ̀sìn tẹ́ ẹmọ̀ bí kí àkàdédé jí lọ́la báyìí ẹnìkan kan ní pé ìrun ó ti di ah, rárá kìí tẹ́ ṣe wákàtí márùn-ún mọ́ wọ́n pàwọn yóò fẹ́ kírun mọ́ ìrún ẹ̀kan náà ní lójúmọ́ ọwọ́ agbó méjì lánì kánẹ̀sì lámọ́ kí ẹ̀sì pé gbogbo mọ̀ kàkíní in tí ò sí nínú ẹ̀sìn ẹlọ́ọ̀bá ni because ó ti takọ àwọn èrè tàtírí nínú Qur'an àti sunna so in tán pè ní ìfẹ́ ànẹ́bì sallasala òun náà ní kí ni wa ihyahu sunnatihi àwọn sunna ànẹ́bì ká máa yé bá sì máa yé ní pé àwọn náà máa ṣe àwọn yóò rí pé àkínwọ́ tún ṣe yìí as time goes on ó pa nǹkan dáadáa lẹ́ ní ìṣe àwọn náà kàdà báwùjọ ṣe bẹ̀rẹ̀ sí ní di àwùjọ súnnanu batinan wa zahiran nínú ẹ̀mí ara wa ní àti níta gbangba kábẹ̀rẹ̀ sí ní máa yé wà nashru ma bu'itha bihi in ta fẹ́ràn nabi ká na ma fán ká ìwọ náà ti gbọ́ ìwọ náà sọ fẹ́ lómi kí ní yìí báyìí ló ṣe bá súnnà mú wal ma ṣe jihad lójú ọ̀nà súnnà yẹn wàlìyàdì pẹ̀lú ọwọ́ tàbá lágbára wàlìsàn àti pẹ̀lú ahán tàbá lágbára náà ni fa inna hadihi tariqatu sabiqina al-awwalin nítorí dájúdájú eléyìí o òun gangan ni ojú ọ̀nà àwọn rẹ̀ síwájú min muhajirin wal so eléyìí kọ gangan ni uh, al-qayyim wani wakọ̀dì ullifa fi inkari hadhi ilbida wa kutubun wa rasailun qadimatun wa hadithatun a fò wá dákẹ́ wọ́n ti kọ àwọn tírà tó pọ̀ gan níbi iṣẹ́ àlàyé bídá yìí àwọn àfáà tí wọ́n ti lọ ní àti àwọn àfáà wọ́n bẹ ní ayé lódí òní wa huwa alawatun ala kaunihi bid'a wa tashabbuhan fa innahu yajurru ila iqamati mawalid ukhra كموالد الأولياء والمشايخ والزعماء فيفتح أبواب شبر كثيرة ونقول àfáàtí wá ṣàlàyé pé o a ní kíní ìṣẹ́ o bí i maulidi yíò ìmọ̀ kọ́sí àwọn kèfèrí ni kódà a tún mọ́ wọ́yẹ̀ lọ sí ibi ìmọ̀ sí àwọn wálìdù mí náà ẹ́kẹ́ owó padà maulidi Ànábì náà ṣe lọ́dún yìí tó bá tún lọ́dún tí ń bọ̀ wọ́n tún ṣe maulidi mí wọ́n dẹ̀ ti sọ pé tẹ́bá fi mọ́lìdì ilẹ̀ àwọn yóò bẹ̀rẹ̀ sí ní mọ́ sí àmọ̀ wálìdì tó pọ̀ ayẹyẹ ọjọ́ bí oníkálùkù bẹ̀rẹ̀ sí ní mọ́ sí wọ́n mọ́ sí ayẹyẹ ọjọ́ bí àwọn ẹni rẹ̀ náà àtàwọn mí náà tàti kú ní ìsìnbáyìí wọ́n sí ayẹyẹ ọjọ́ bí Inyas kódà èyàn tó máa mí tó ṣe kí àwọn Sufi gan ní ah, tánàkà bóòlù ìfẹ́ stop wọn láti mọ́sẹ̀ títí ìyáṣ nígbàtí wọ́n ń ṣe tànẹ́bì sallallahu alaihi wasallam tó bá ní pé ẹ̀rídà tó ní ká mọ́sẹ̀ tí ìyáṣ wọ́n ni ẹ̀rídà tó ní ká mọ́sẹ̀ tànẹ́bì náà in tí wọ́n náà ń lò fún ti ẹ̀ náà justification ti ẹ òun náà ni justification rẹ̀ tó bá lò nífẹ̀ẹ́ ànẹ́bì náà àwọn náà sì nífẹ̀ẹ́ ìyáṣ kò sí bó ṣe fẹ́ lọ wallahi kò sí bó ṣe fẹ́ lọ ẹ́ mọ́ kí ní kan ní gbogbo ọ̀nà aṣọ látòkèdè ilẹ̀ báyìí píṣọ ìyá sí ló wà bẹ̀ àtàwọn pààró oúnjẹ gbogbo ẹ̀nà tó sára bá báyìí bí oníṣàngó wọ́n láìgbà kí ni àtọ̀ nílú ẹ̀yìn àtọ̀ oníṣàngó báyìí náà ní ìsinmi àwọn láwọn lọ́sùn ah ẹ̀yin àfá Ìlọrin ìlú kùrá o àwọn lọ́sùn o ikí lọ́sùn àti kílẹ̀ ìtàn àfá yìí náà ń ṣe ìkẹ́

ogúndá èyàn tó bá ṣe kíní kan ẹwó ka ẹgbà lọ́ka ànábì ní ẹsọ́gùn ẹsọ́gùn àwọn oníṣòkòtò kéèkéé wọ́n kà parí lánàá ní o àwọn bá ti jẹ́ o tó bá jẹ mọ́ sógùn àwọn yóò gẹ́ ti ní o èyàn tí ń fógùn tí fi ń bú tí fi ń brag àwọn mọ̀kóndòrò tó ṣe pé ogun gẹ́gẹ́gẹ́ làwọn yẹ́ mọ́ sí fídíò kan àti mọ̀wò mọ̀kóndòrò ó sì gbógun jáde báyìí ó publicly tí fídíò ń rìkọ́dù ẹ̀ ó yìí tẹ́ àṣẹ́bọ́sí ogbọ́n pàwọ́ ẹ́ Allahu Akbar bàbá gbé dìde kùndí bàbá ti gbé kùndí jáde àṣẹ ti gún ẹ́ eh, bàbá ti gbé àwọn ológun yìí náà nípa àwọn ológun yìí ààlá tí wọ́n fẹ́ lọ bá ológun jà ní òmò yàtọ̀ ní gbogbo ìfà sincerely kò sí yàtọ̀ ní gbogbo yìí kò sí yàtọ̀ kẹ́kẹ́ tí worst aláwọ̀ àfáà yìí sẹ́ in tí ò yáwó ẹ̀ ní pé aláwọ̀ àfáà aburú wa wallahi ó lágbára gẹ́ ogun àwọn ènìyàn yìí àwọn ọlọ́sùn Òṣogbo báyìí mùsùlùmí tó bá nílà àkáì ah ó sì mọ́sí Ọ̀ṣun Òṣogbo ibi tí yàtọ̀ sí pé kí ní gẹ̀ẹ́sì gan ibi tó júlàdé kí wá ló mìkan omìkan yóò fún mi lọ mọ̀ kí ní ìtumọ̀ ẹ aburú àwọn clear débi pé ó easy láti tètè rí aburú tí ẹ̀yin fi kùránì sáburú ẹ̀yin mọ̀ ní pé ọlọ́sùn Òṣogbo lédé kọ́ ní pé débi kí yíò wá misguide àwọn musulmi kò possible now àmẹ́yìn tí ẹ̀yìn mọ̀kílẹ̀ gbé kùránì là ń tẹ̀lé ah aya ẹ̀yìn kí náà ń pè ìkánu wọn tó ń sọ wípé ó kọ́kọ́ kẹ́yìn sọ́lọ́run náà tó bá fẹ́ lówó ó kẹ́yìn sọ́lọ́run èyàn tó ń sọ wípé ń ni a gbogbo àwọn yìí èyàn tó ń sọ báwọn yẹn pé ó wà lọ wójú ojú màlúù 20 kìíní kan ojú ẹyẹ mẹ́rìndínlógún ojú àparò kìíní kan ewé kìíní kan ó wà gúnmọ́ kìíní kan tó bá ti wá gúnmọ́ kìíní kan ó wà fa hasbunallahu wa ni'mal wakil ó ti líǹkẹ̀ mẹ́sìn ó fa hasbunallahu wa ni'mal wakil ó fa tawhid mẹ́bọ tó bá ti wá fà mọ́ra ma rówó ó mọ̀ rí kìíní kan sẹ́bọ̀ kọ́lẹ̀ yìí ni ẹbọ́ náà ni ẹ̀nà àwọn ìntàwọn ọ̀sọ̀ọ̀sọ̀ gbọ́n pèpè sínà lè léyìn náà àwọn a sì mọ̀ sí bí pé àbòsí ti pọ̀jú bí ìwàlá ẹbọ́ ilé ẹ̀ ó yẹ kẹ́ ti jáde kẹ́ ti mọ̀ bá ẹbọ̀ yìí já àwọn èèyàn lọ síbi ọ̀sọ̀ọ̀sọ̀ gbọ́n lọ ń pè omi àbí àwọn èèyàn lọ síbi sàárè bàbá níkiní kan tán lọ ń ní tí wọ́n fowó kalẹ̀ síbẹ̀ báyìí tí wọ́n sì mọ̀ pé bàbá dámẹ́nu sàárè

gbogbo ẹbọ ẹ̀tẹ́yẹyẹ wàláhì inú ìta islam tẹ́yẹ ni gbogbo ẹwà tí gbogbo ẹbọ ìtẹ́yẹyẹ gbogbo ẹ̀lànẹ́bì dẹ̀ bájá sallallahu alaihi wasallam ló bá nínú al-qawaid al-akbar al-qawaida ath-thaniya an ta'lam anna an-nabiy sallallahu alaihi wasallam dhahara ala unasin mutafabrikina fi ibadatihim sheikh muhammad bin abdul wahhab ní kí alọ́mọ̀ àwọn ọ̀nà ìgbà ìjọsìn wọn pọ̀ gan minhum man ya'budu al-asnam in bẹ nínú wọn èyí tó ń jọsìn fóòsà minhum man ya'budu ash-shamsa wal-qamar èyí tí ń jọsìn fóòwọ́n àti òṣùpá bẹnu wọn minhum man ya'budu al-awliya salihin èyí tí ń jọsìn fáwọn ẹni

kò tí ìbáyà àbí ojú ọ̀nà kan ni kẹsẹ̀ pé ẹbọ ilé ìdá anẹ́bí bá wọn jíwà àtàwọn kírísítẹ́nì jà tó ti pé àwọn tó súnmọ́ Islam ju àwọn abọ́gibọ̀ pẹ̀lọ ṣe ìwà àfáà tó bá fẹ́ wá sí ìsí ẹ̀ kẹsẹ̀ pé Ọ̀ṣun Òṣogbo nìkan ni èyàn ni omi tó ń fúlò lọ omi tó lebù kó mú àbó orí nǹkan báyìí fa omi tó lebù tó mú omi yìí orípò ní láàkáì omi tó bù tó mú báyìí ìtí wọ́n pẹ́ta yọba ń pọnmi lójoojúmọ́ ó kàdà pọ́n gbẹ́ but notwithstanding irú ẹbọ clear dáadáa kódà wà sí ẹyọ kan méjì tító láti fi yẹjú ẹbọ yẹn àmọ́ ẹbọ àwọn àfáà tán pèrè àwọn láàfáà tí wọ́n fi àfáà tí wọ́n fi kùránì ṣẹbọ tán fi kùránì kọ́ àwọn èèyàn lọ sínú náà jahannam tí wọ́n ní pé kùránì ló ní àṣẹ ànẹ́bì ní aṣógùn kí èmọ̀ sọ fí pa nẹ́bì ní aṣógùn ṣe àwọn mùsùlùmí ò ní gbà tànjẹ àwọn mùsùlùmí ò ní gẹ̀ẹ́ eh, ànẹ́bì tẹ̀lú ní aṣógùn àtàkùnmà ah, gbógun jàre so náà ni ìlú jẹ́ pé tàbá ti sílẹ̀kùn mọ́ olídi ilẹ̀ o oníkálùkù mọ̀ fi ṣe justification mọ́lìdì tí ẹ̀ ẹlòmíràn ìmìnà ah, ṣe mọ́lìdì bàbá mi o ah, ìbẹ̀rẹ̀ kí ni wọ́n kú sí àwọn tẹ̀ta ìmìnà fẹ́ràn bàbá mi ni ìmìnà bàbára bàbá mi ni so ìmìnà ṣe mọ́lìdì tí wọ́n bí ó sì di pé kódà tó àkàdà yá ẹ má wà surprise àyẹ̀wà àkàdà sí mọ́lìdì àwọn ẹran gan àtàwọn mọ́lìdì àwọn kan tí àwọn mọ́lìdì àwọn bàbá tó ti kú gan nínú sàárè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kí ní kọ bílẹ̀ kọ aburú sí ma ń ṣe kalẹ̀ ní ẹ an bí Allah subhanahu wa kó sí dáadáa fẹ́ kámọ̀ jẹ́ kẹ́ nìkan mọ́ fi emotion wá sí rí ṣe rí àwọn ọ̀rọ̀ yìí emotion láwọn èèyàn máa ń lò gan emotion tó máa lò ní pé ọ̀ wọ́wọ́ lọ́ì tí ká mọ́ wọ́n ni ká mọ́ rántí ànábì tánú ni ẹmọ́ rántí rẹ̀ àwọn mọ́ta ní ká mọ́ rántí ànábì àwọn fi ìgbésí ayé tí wọ́n ṣe rántí ànábì lójoojúmọ́ ẹ mádùújà tẹ́ ń bá wọn jà lórí ìmí wọ́n sún sẹ́kẹsẹkẹ lọ́wà tẹ́sẹ̀ ìdí gbogbo ẹmọ́ ṣe súnnà ni súnnà títà ní súnnà nẹ́bì kìí ṣe súnnà ṣe ìtọ́nù súnnà nẹ́bì ni ẹ sì sún sẹ́kẹsẹkẹ lọ́wà tẹ́sẹ̀ mú ma yẹ̀ báyìí pé wọ́n lu ọkọ àtìyàwó ọkọ àtìyàwó wàláhì nínú lọrí wọ́n sì lu wọ́n lùkùlù mélòó mélòó àwọn tàtíyàn ti gbọ́ mọ́ ṣe súnnà ni o ìlú kùránì obìnrin tó bá ti mọ́ ṣe súnnà ó pè wọn wallahi wabillahi watabila àwọn kissas mo ti gbọ́ before kissas yìí tó ṣẹlẹ̀ nínú corona yìí mo ti bá yìí tó pọ̀ gan wọ́n sì mú àwọn èrò láti mẹ́wọ̀n ní ma ṣe kíní ẹ̀ wọ́n sì mú ẹni yìí àwọn ọmọ yìí wọ́n sì mú lọ sínú ogbó wọ́n sì ní káwọn ọkùnrin ma bá wọn èèyàn wà báyìí tó pé ó ní bọ́dà kan báyìí tó fẹ́ mọ́ practice ẹ̀ sí ó ti fẹ́ mọ́ gbọ́nkẹ̀ yìí báyìí wọ́n sì mú lọ sínú igbó wọ́n mọ́ fún wọn ní àgbákò ogun jẹ ogun tí è ṣe kéré ogun tí wọ́n kó ogun fún wọn jẹ kìtí ìbáyà rí má tó wá kó ogun fún wọn jẹ ẹni yìí báyìí àwọn bọ́dà tó sì mọ́ rí rọ́ní pé gẹ́ ó ti lùsì láàkà rẹ̀ kò recently wallahi recently tí kí wọ́n torí ẹgbẹ́ àwọn police station kódà àwọn lómi fẹ́ sun eh, sísà yẹ sun sẹ́ẹ̀lì kò kìí ṣe cortis tó kìí ṣọmọ yahoo yahoo kò dáre kò jálé o kò pàyẹ o kò ṣe zìnà o súnà ní o ó ń tẹ̀lé Kùránì ní o <laughs> Allahul musta'an ó sun wà ló sun sí division lọ́jọ́ ọba ọjọ́ bí mẹ́rin ló fi súnmọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́ trace àwọn brothers káàkiri àtàwọn sisters àwọn sisters míì náà sun bẹ̀tí kò dáre o ní tó fẹ́ máa ṣe nú o tàbárí ètò afẹ́ máa hábẹ̀ ìsinmi gbogbo ni ní ìsinmi ayé tí wọ́n gbọ́ nípa ẹni ẹ̀bá yìí tó lágbàá ìyá ti fún láwọn ògùn burúkú jẹ kẹ́sí kó fẹ́ dáre o àwọn tó ní pàwọn ọmọ tẹ́tù gbádùn láwùjọ ni ẹ àwọn tí wọ́n ní mọ̀ dámú yí àwọn tí wọ́n pé wọ́n mọ ìwọ̀ ọlọ́bàá lórí ka àwọn òbí ọlọ́ni apá òbí lé wọ́n ìtàkàfì àtọ̀ ní pé wọ́n ò ní tẹ̀lé níbi tó bá ti takò tọ́lọ́ àti tàní wọ́n ni ya ilé ìtakò ọlọ́wọ́ takò ànẹ́bí pẹ̀lú respect sí ní àyíká ah, kí ní ẹmọ́ jẹ́ sí àwọn tó ipá wọn mọ̀ èyí náà láwùjọ ó pìtà àwùjọ sí nínú láti wọ́lá ìkó sí ka mẹ́fà àwùjọ mama àwùjọ ti worst náà sincerely àwọn eléyìn bá yíò ẹbẹ̀ sí ní mọ́ gbogbo ti wọ́n wàbìlì wabili ní opposite dẹ̀ ní àwọn èèyàn ń ṣe bọ́lọ́bí rẹ̀ bí ẹni àwọn èèyàn ń ṣàgbákò àwọn tó bá ti wá yà yàkúyà àwùjọ wẹ́kọ́mù ẹwù bá wa ẹ wo cortisone ẹ wo gbogbo ẹ̀ àwọn òbí wá sí dákẹ́ ẹ̀sìn ṣe bí pé mọ̀ kankan méjò ní tó dẹ̀ ń fa méjò tó jẹ́ káwọn kéyìn lágbára sẹ́ aláwọ̀ àfáà yìí ni wà sí tẹ́lómi ń se nù lọ ní ìsinmi jackmal wà sí tí mọ́ se lójúmọ́ báyìí ó ti fídíò ẹ̀ gan àwọn ní tẹ́láwọn ṣe súnnà àwọn máa jíṣọ́kù tó wé tó lẹ́ àwọn máa ti kí ní kan Boko Haram ni wọ́n kèfèrí ni wọ́n ìmọ̀ ń kà fárọ wọn ni ó iṣẹ́ mùsùlùmí o àmọ́ ìyàwó ẹlẹ́sìn kejì ni wọ́n ẹlẹ́sìn mí náà ń ṣe kéṣe islamu ti wá ẹ má gbà fún wọn o wọ́n ni mọ́lúdí ò dá wọ́n ni kíníkò ò dá wọ́n wà mọ́ fẹ̀mọ́ṣì àwọn ìyá yẹn ṣe wọ́n ni ẹmọ́ ṣe tànábì ní o ẹ̀yìn ìyá mọ́dá wọn lọ́wọ́ àwọn ìyá tó káwò mọ̀ kẹ́kẹ́ tí wọ́n àwọn ìyá tó ṣe kékódà ni o àyàtẹ́kọ́ ti wọ́n sì tún mọ́ fún wọn láwọn náǹkà níbẹ̀ àtàwọn ogun àtàwọn ǹkan tí wọ́n mọ́ sí láwọn bí ọfọ̀ bí kìní kan subhanallah ọdún òláfẹ́ bá ogun kìní ìdá a ń gbógun jà tẹ́fẹ́ mọ́ sallallahu alaihi wasallam a dẹ̀ ń fi àyè gba gbogbo tó bá ti takò tàbí tó bá sàti bá fẹ́ Allah subhanahu wa ta'ala kó dálá káyẹwa mùsùlùmí padà kíákíá kó jẹ́ kálíbà tètè ronú ike intanṣe yìí an tilẹ̀kùn oríire mọ́ra wa a dẹ̀ sílẹ̀kùn aburúlẹ̀ fún ara wa ni so hada wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh